àwọn arìnrìnàjò ọjọ́ mélòó ló fi lópin ọjọ́ mélòó ni fi yóò fi nínú àwọn nǹkan tí ọlọ́run fi sì dẹ̀kùn fún màánábì sallallahu alaihi wasallam o náà ni tàbá jẹ́ arìnrìn àjò ká dínrùn kù ìrun olóko mẹ́rin mẹ́rin ká sọ di méjì méjì àfáǹtí ọba ṣe pín bí mọ́gírìbì olóko mẹ́ta á kí ẹ pé súbì méjì péré ló náà tẹ́lẹ̀ a kì pé ṣùgbọ́n ìlà wa asúrí wa àti ṣáì méjì méjì lè a kì ó tó fárin àjò láǹfààní pé ó lè kírun méjì papọ̀ àwọn àrùn tásìkò wọn súnmọ́ra wọn bí zura àti asir àìlà àti asiri bí magba àti ìṣáì wọ́n tó wá láǹfààní pé a lè kí lásìkò àsìkò ara wọn ìyẹn lè gbé asiri wà báyìí láà òkè àìlá àtàníṣe kò ti kásírì ó ìlọ gbé àìlá bá ásírì aliwá gbé ìṣá ìbá magribi alẹ́gbẹ́ magribá ìṣá gbogbo ilé ni àwọn àǹfààní tí ṣẹ̀rẹ́ fún wa ṣùgbọ́n bí tí àwọn awuyewuye wà awuyewuye àkọ́kọ́ kí ni dápè nínú àjò káfílé nírùnkù àwọn afáfà mara wọn lọ tó pọ̀ àwọn kan fi máìlì sí i a kàn fi kìlómítà sí a kàn ní gbogbo tí bá ti jẹ́rìn àjò náà ni kìbá kéré kìbá gùn àwọn yẹn ni afẹ́ ilé sọ wípé ọ̀rọ̀ wọn ní kájúlé lórí gẹ́gẹ́ bí ìdẹ̀kùn kó dá bá ti mọ̀ pé ìrìn àjò ni nínú àṣà this is journey sáfà lílé ọ̀nà ni òtíye ẹ má fẹ́ mú kìlómítà wọ́n ní 85 kìlómítà 48 miles lẹ́sìn mọ́ gbọ́tí wọ́n máa sọ lóṣìíríṣìí ní ọ̀dọ̀ àwọn àfà ìyẹn rèé wọ́n ń fa mọ́ra wọn lọ́dọ̀ àwọn àfẹ́ ẹ̀sìn ṣùgbọ́n èyí tí mi fẹ́ láti máa dà wá láàmú jùlọ ni pé gbogbo ń dábá ní pé ìrìn àjò lásì yìí o inú àṣàgbélágbá rìnrìn àjò lásìlè dín ìrùnkù gbára kọ́lẹ̀ pé ìrìn àjò dáná bí ṣe tí ó kọjá mẹ́lì mẹ́ta gan ó dìrùnkù ìyàwó yẹ́ tó pọ̀ sí ni pé ọjọ́ mélòó ni ọmọdé àwọn afẹ́ẹ̀sìn tí ẹni tó ìpínlẹ̀ òta afẹ́ ní ọkọjọ ọjọ́ mẹ́ta ni tí bá kọjọ ọjọ́ mẹ́ta ó ti dún nílé nù ó ti mọ̀ pé ọfẹ́ lọ yìí jọ mẹ́fà ló ń bẹ̀ akọ́lò ní bùkátà kó dé ìrùnkù ọmọ kí òun náà ni àwọn

tàbí eh, UK ní wọ́n láǹfààní àti dínúkù fún àsìkò tí wọ́n bá fẹ́ lò níbẹ̀ tó dẹ̀ náà ló tó pé àwọn àbá àti wọ́n ṣe ìdẹ̀kù lórí ìrìn àjò gbogbo ọjọ́ tó bá lò rìn àjò náà lọ fi lè dín ìrùkù wọ́n bá ti fẹ́ mú oníjọ́ mẹ́ta oníjọ́ mẹ́rin gbogbo àṣẹ tó yọ iná kò tó burú ń bẹ̀ ṣùgbọ́n ní ó dẹ̀kù pé ìgbà tó bá ti ń gbọ́ bùkátà ẹlọ́lọ́ tó ti parí ẹ̀ àǹfààní sì wà fún wa

àwọn màlìkíyà nígbà yìí pé jámù jámù jẹ́ nígbà pásíkò jímọ̀ náà lásìkò àyílà pàṣẹlẹ̀ képọ̀ ṣùgbọ́n tí àwọn ànábìlà yẹn lẹ́sẹ̀ lọ́rọ́ wọn fẹsẹ̀ nílẹ̀ ju àwọn yòókù lọ ká mọ́ da áásírì mọ́ jímọ̀ lọ́jọ́ jímọ̀ wọ́lọ́ rẹ̀. olùbẹ̀rẹ̀ ìgbà wo ni a lè dúró kọ láti pé alẹ́ tó tọ́ sí lọ́dọ̀ wa pé owó náà fún àwọn tí. àwọn kan bẹ̀rẹ̀ ni pé inú tẹ́sìn wá fẹ́ òun ni ká tètè pin ogún òkú tó gbégbà mí bẹ́ẹ̀ nú ogún tí ó máa bàjẹ́ tí ó bàjẹ́ tán yányán ń bẹ́ẹ̀ nú ogún tí fàdúrí ọmọ lọ ìníṣẹ́ láfẹ́ ká tètè pin ogún àwọn tí ó yẹ kí wọ́n bá ní pé gbogbo bá rí bó ṣe kó rí inú ẹ̀ a minister of justice ní ọ́ndà gùsùlátà làwọ́kọ́ islamic affairs ó máa ń wà ní àwọn àdúkọ̀ kan ìbẹ̀ là máa fi sí ìbẹ̀ ni ìyàn lọ ẹlọ rẹ́gísítà wọ́n wà rán àwọn àfáàwà ẹfìlẹ̀ àwọn fọ́ọ̀mù kan ẹbá sí yẹn tán gbogbo sí yẹ ní irú Nàìjíríà wa a ní àwọn ìṣẹ̀rá committee ṣẹ̀rá panel ibi láwọn stéètì wa a ní lẹ́kọ̀ọ́yì a ní ní ọ̀yọ́ a ní ní Ògùn àìlọ́sùn àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ àìlọ́ bá wọn lọ́bá ní pé tàbí a rí àwọn ẹgbẹ́ ẹ̀sìn ńláńlá tí a ní ààyè fún tí wọ́n láwọn àbá àti àkájọ gbọ́n ọkọ̀ ní kígún àbá ní báyàn pégún nù ṣẹ̀rẹ́ Islam tàbí ká pé àwọn àfáà àtàmọ̀gbọ́n mọ̀ fíkì gbọ́ àbákọ̀ ló ń pégún o àfá lè dálé kílẹ̀ kọ́ jẹ́ mú dúdú tí ó lè dógún pín ogun púpọ̀ wà spẹ́síà ìmọ̀kàtọ̀ wà spẹ́síà rẹ̀ yà sí máa sí náà lẹ́yìn náà ọ̀ràn yẹn ni kí àwọn tí wọ́n fẹ́ pín ogun fún kí wọ́n kọ́ sí ẹ̀látíláti fún wọn torí pé a ń láti mú ìròrí Yorùbá kó lọ́dọ̀ Yorùbá bí wọ́n ṣe máa pín ogun tí wọ́n yàtọ̀ ti Islam ọ̀nà kan tí Yorùbá máa ń gbà pín ogun o náà ni ogún dígí ìyàwó mélòó bàbá yìí ní ìyàwó mẹ́ta ẹkùngùn ẹ̀sìn mẹ́ta haram èwọ̀ ni inú ẹ̀ ni olórí ojú orí ọmọ mélòó ló bí ó bí ogún ọmọ ẹkùnsọ́nà ogun ìyẹn na haram ni torí pé nígbà mi á dìnà àwọn kan lẹ́tọ̀ ẹ̀tọ́ wọn gbogbo láti mọ̀ àwọn àfáìnáwà wá wọ́n àsàlàyé bí kí ní jogún ta lọ́kàn pàpẹ́ nìsìn tí n bá kú tí mo bí ọmọkùnrin tí mo bí ọmọbìnrin tí mo sì níyàwó gbogbo ẹbí mi tó kù àtẹ̀gbọ́n mi àtàbúrò mi àtọ́kù mi wọ́n ní kankan lógún mi tí àwọn ọmọ bá fẹ́ fún ọ ní nǹkan lókù ayọ̀ ti yàwó 1/8 ayọ̀ tán òwúkọ àwọn ọmọ náà ni tọ́n bá wá níyà láyé tàbí tí mo bá ní bàbá láyé fún ya 1 over 6 fún bàbá 1 over 6 wọ́n sì yọ 1 over 8 fún ìyàwó gbogbo yòókù àmọ́ ni ọmọ ìwáàrẹ̀ ọkùnrin ọmọ amúlọpù méjì tó bí bá mú tí obin bá mú 1 million ọkùnrin mú kínú ẹwọ̀n gbogbo aláàmádẹ́nu kódà kí ó tó pé màmá àgbà aláàjà ṣẹ̀rífà olàkọ́ bí mi ọmọ dáadẹ̀dẹ̀ bí tí ó ju ọmọ ọdún mẹ́ta lọ tó ń jẹ́ Ibrahim ìlọ́po méjì tí ayẹ bá mú ló sí kí ni gbogbo ẹ̀lẹ́tìmọ̀ láti fún lẹ́yìn náà tó mọ́ kán bá ń bẹ́nu ọmọ tí kèsè mùsùlùmí tó lọ di kiri yóò kò lógún kúrò gbogbo làkọ́ bí gbogbo ẹ̀lẹ́tìmọ̀ láti kọ́ lọ sí náà ẹ̀ẹ́dì ni àwọn kan tó wà ní abẹ́rẹ̀ torí díẹ̀ wọn àfẹ́ kí ogún mùsùlùmí kó pẹ́ rárá ọ̀ká dìlé rẹ̀ káìtẹ̀ pẹ̀lú tó wá sí pé ìyàwó òkú wá ló sínú wọ́n fẹ́ kí wọ́n bímọ yẹn náà tó ti yé arọ́bà àyàmà tó gún ọmọ náà lẹ ogún oyún lẹ àgàsìkò sí láti lè máa tó wà ní ẹ̀ àbómi tí méjì ni àbí mẹ́ta tí tó pé ìdájọ́sọ́lá àìsàn sọ nípa iye nǹkan wò. iye nǹkan wò àyẹ̀wò ìsára ẹ̀sìn wa sọ tọ́pọ̀ inú kan alìsọ mẹ́ pé mọ̀nádà ká ìnànà àwárráfà ń gbé mẹ́lọ ìjọba lọ gbáyẹ̀mí wò ó ní pásọ̀dákàwò ma yàkó tọ́ ẹgbẹ́ yìí tó wífọ́ gbàgbọ́ ó ní láàmù tó kù bá wùlá sọ̀látún àrùbáyìnà yawman ó ní bọ́bá kírùn fún odidi ogójì ọjọ́ wọn ní gbàrún rẹ̀ awókàmùsà sàrà bọ́bá kírùn fún 40 days wọn ní gbàrún gbọ́dọ̀ má kírùn inú ẹgbà wá mi ó ní bàkọ̀dì káfàrà bí ma ń zùlà lá Muhammadi ó ní rẹni bẹ́ẹ̀ ti takun tó wọn ànábì mú wá ó ti ṣe kèfé tó wọn ànábì mú wá Imam Imam Nawawi wá tọwọ́ bọ ọ̀rọ̀ yìí ó ní kí yàtọ̀ láàrin àdísì méjèèjì wọ́n ní gba ìrun rẹ̀ fógójì ọjọ́ ó ti di kèfèrí tí tó wà náà mú wá inú méjèèjì wo ló nípa jù náà ó di kèfèrí ó ní tó wà ni pé gbá pé ń gbàtà lọ wúsẹ́wò àwa gbàgbẹ́ ń tà lọ wúsẹ́ lọ́dọ̀ rẹ̀ yẹn òun kọ́ lórí nà nǹkankan ló ń sọ fún ìyẹn ni wọ́n ní gba àrùn rẹ̀ fún odìgbogbo ah bàbá bàbá yẹn rí náà tó sì pé wàláyé tàlẹ́gbẹ̀l eh kò sí jẹ́ ọmọ ìyẹn ló di kèfèrí ó ti kó gbogbo nítorí ẹ̀sọ́dọ̀ rẹ̀ gbogbo agbára ọlọ́run sí kí ni kí sí kan ìrun bá mi sẹ̀sà tàbí ká máa kílógó tàbá fẹ́ dáwó lé lórí ká má lọ yẹ ìṣẹ́wò ma yẹnu nǹkan burúkú ni o nígbàtọ́ pé dájọ́ ẹni ọlọ yẹsẹ́wò nù ẹ ti wá yẹsẹ́wò gánkọ́ àjádọ́ tánàbí dábẹ́ tó lọ yẹsẹ́wò nù àkọ́kọ́ ni pé, kó tó di gbọ́dà báyẹn á ti wádìí gbọ́mí pé àwọn kankan ń bẹ táwa náà ti ṣe mistake nígbàtẹ̀ fẹ́ra yí ọkọ àtìyàwó tẹ́ẹ̀sì tọkọláya tẹ́sàdúà tàbá ń kó àwọn ajá ti níyàwó jọ ní ìsìn ana Muhammad ó tẹ́nìkan bá wá tẹ́nìkan bá fẹ́ bára alẹ́ lásìkò ọdún pé bismillahi Allahumma jannibna shaitan wa jannib shaitan razaqtana ìrẹ́ ọlọ́run mo fẹ́ lásìkò pẹ̀lú ìyàwó mi lé mi àti ìyàwó mi jìnà sẹ́sù ó sì lésù jìnà sí ọmọ tó bá dára orun ìwà anábìnrin tá a bá bí ọmọ náà bẹ́ẹ̀ èsù ní ní kàpá lórí rẹ̀ àbò àkọ́kọ́ nù protection kanù ìwọ́tọ̀ wá sàdúrà tẹ́gbàrá yí lásìpọ̀ nígbàtọ́lọ́ ń sọ̀rọ̀ àwọn obìnrin àlìjánà ó ní ọmọ èèyàn àtàlẹ̀jọ́ náà fọ́kàn wọn rí tó mọ̀ pé béèyàn ṣe máa ń bára wọn sùn làjọ́ náà máa ń báyàn sùn ẹlùmí ń bẹ bó ṣe ń báyàwó ẹ̀sùn nígbà tó ti rántí ọlọ́run ó náà fi nǹkan sí ẹjọ́ dáa tó yẹ papọ̀ ní abala kí èèyàn abákà àlìjànú ẹwà lẹ́sọ̀ fún kọ̀gbọ̀ bóòlù fẹ́ gbọ́ èyàn èyàn lásán kọ́ amúlùmọ́lá ní wàhálà ti dé láti bí oorun arun Muhammad ó lè bá tó wọ́n bí ọmọ tán ẹbí ọmọ sílẹ̀ báyìí pẹ́ bá ti kọ́ gbé àkọ́kọ́ ni wíwíwẹ̀ kẹlẹ́mọ́tẹ́lá tàmáàtì mi tó ṣe ìtọ́ni wà á má wà mí kúlẹ̀ àìní láàmà ó ní ẹwà lálábò mọ́ wọ́ ọlọ́mọ ìlálábò pẹ̀lú àgbólọ́ ọlọ́mọ tó nípa tó pé kó gbogbo ojúkójú àti gbogbo àṣetáni tí máa dàmà láàmú wọ́n pé àjẹ́nukà ní Umu Subiyan ìyá àwọn èwe táwọn máa jẹ́ pé àwọn ẹlẹgbẹ́ tó mọ́ ẹ̀ lára gírí oníyọjú ẹ̀ sí rí nǹkankan òun sí rí gbogbo yẹn náà àti fàyélẹ̀ fáṣetáni lẹ́yìn náà wọ́n nígbà mí ń bẹ́ tó bí máa pẹran súnà rẹ̀

ọlọ́mọ yọ ọgbọ́ràn ó ń bá wí wí náà ni ó ní pé fún orí à ọlá ìmọ̀ye ó lè pẹ̀lú ẹ mọ̀ pé kátó lè mọ̀ bá akọ̀wó èyí inú àwọn tá a máa ṣe náà ni Rabbana bláàdàm ní àsìwájínà wàsùnrìyàtìnà kúrọ̀tà ayóni wàjẹ̀rùmùtàkínà ìmáàmà inú àwọn àdúà tá a máa ṣe nù bí a máa òun náà nìyẹn àdúà pẹ̀lú ọlọ́ba àwọn ẹbí mi bá ní sí wọn lẹ́ni a máa ṣàdúrà bẹ́ẹ̀ bàbá wa gba àwẹ̀ sínú a ṣàdúrà fáwọn ọmọ yìí a sì kìyàmù lè lóru ní wítìrì wa a ṣàdúrà fáwọn ọmọ yìí níforí balẹ̀ a ṣàdúrà fáwọn ọmọ yìí gbogbo àwọn ọ̀nà ìdágbà máa ṣe àwọn àdúrà yẹn nìyẹn ọlọ́run sì gba àdúrà wa lẹ́yìn ìdábá tó ráwọn àfá àti ẹn jẹ́ ní eré ẹni ọlọ́run àti sọ pé ẹ bá ń ṣàdúrà fún ọmọ yìí ẹ̀rì ànábì ṣàdúrà fún Anas ibn Malik ó ṣàdúrà fún Abdullahi ibn Abbas ẹ̀sùn kan yàtọ̀ náà àwọn ọmọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ

ní náfílà òru ọmọdáàna ń bẹ́ òṣòro mọ̀dáàna ọ̀tọ́ ń pè ní kìyàmù lè ọ̀tà ajúdì recommendation náà bí ṣe fún wa ní pé sọ̀látù léèlé máfínà máfínà ìrun òru ẹ máa méjì méjì tó bá kò tó láti máa kírun òru kò sókú níye tó ti yé tó bá gbábá fẹ́ wá mú yé a lè mú rákà mẹ́wàá káwá kí sábàtí wó tèrèrè yóò wà jẹ́ mẹ́tàlá ajẹ́ ìgbẹ́ lọ ọba àkí rákà méjì bí ó ṣe nù lẹ́yìn náà tàráwì yàtọ̀ tàráwì bá Ramadan wá ní Ramadan wá ní ìyẹn náà wá rèé bá sí wá máa ṣe níbi náà tó máa kọlu nǹkan ẹ̀rí gbà míbẹ̀ tí a bá ní aago méjìlá òru àwọn ni ilẹ̀ ti sú lórí pé tàràwí sí gíní òdìbọ́ tàràwí sí jíbọ́ kódà ń gbá mẹ́bẹ̀ ẹnu àdísí woman ó nù tó gbé ká sùn ká jí ká tó kí ọ̀dájú ká kí á tó sùn lọ pọ́torí owó táwọn àfá lẹ́mọ̀ bẹ́ẹ̀ pé ẹ̀yìn náà fi lọ́jọ́ àkọ́jọ́ ọmọ bọ́ òun ni dáwà lẹ́yìn nọ́gbà mí ń bẹ àwọn èmì ní àdí ọkàn pé àbí ọ̀ràn àyàn tí ẹni tàràwì ni ìsọ̀ràn àyàn ṣùgbọ́n sí olóore ni kódà ọdún tánàbí kọ́ gbààwẹ̀ ànábí ọbẹ̀rẹ̀ pẹ̀lú níbẹ̀rẹ̀ ó ti gbààwẹ̀ di ogún ó tó máa kí káwọn tó tó sí tọ́bọ́ wá kíra àrí rọ̀dán táyì bá tó wá kù lóòrù àlèyàn náà fílà tọ́kọ̀ àmẹ́rin fún jàmbá ti kí ó tèrè èké kí ó ti lẹ́ẹ̀mejì lóòrù ọjọ́ kan tó bá ti kí ó ti pẹ̀lú imam lálẹ́ gbẹ̀kítà ràwé ta gbogbo orun tọ́fẹ́ máa kí lóòrù yẹn méjì méjì náà máa kí àgọ́ kí ó ti méjì lóòrù ọjọ́ kan ìyẹn nìkan lọ́wọ́ àná Bí ó ṣe lè èyàn kì í ṣe rúkíà fúnra ara rẹ̀ àdúà láàáṣẹ́ fúnra rẹ̀ ní ẹlùmínì bá ní ṣe rúkíà anábì kí o rúkíà fúnra ara rẹ̀ jìbìrì ló wá rúkíà fún jìbìrì ló wá rúkíà fún ìmáàmù àjálẹ̀ wọ́n lè rúkíà fún ìmìlì rúkíà fún wọn lẹ́yìn náà sọ gbogbo ìjàmbá ìsọ́ àdúrà bò àdúrà ni ìgbà mí ń bẹ sí irú wọ́n sí ọ ya wèrè o wọ́n fi ara kan gbóná ni ẹsẹ̀rẹ̀ sí ọ̀sìmìdì ẹwọ wẹ̀ rí mẹ́ àwọn sọ̀rọ̀kíyà ìgbà mí o lè jí kó rí ẹgbà kan lẹ́gbà gbogbo ààrẹ gbogbo lè ìgbà mí lójú ọ̀nà wọ́n kàjú nǹkan ló fẹ́ gbáà nígbà tó sì lójú ayé ó sì lójú ẹ̀ ọfọ́kàwẹ́ sí nǹkan gbogbo ẹ̀rú kí à ní ó tó adìgbò bóyá jẹ̀ máa kó sí yàn lára àdúrà ilẹ̀ máa ṣe fúnra ara rẹ̀ wọ́n bá yàn ṣe rúkíyà ní ààrí rọ́kí àrọ́kí alìmọ̀álíjù ẹ̀jí ń bá ní ṣe ó sì gbọdọ̀ kájú ẹ̀ ó ní ṣùrùtù ó ní sífàtí mọ̀hálì kìí gbájú ẹ̀ ti mẹ́ta ọ̀ wà náà yahoo yahoo dáwọn àbá mìíràn